إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نعم adúgbẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a sin tọrọ alékún kí a ti gẹ̀ fún annabawa àti gbogbo omi ní òdodo náà ah, àlàyé tàn bá lọ nípa àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ dáwà salafiyya ah, almanhajjú salafi ibi ta bọ́rọ̀ dé bí idhnillahi ta'ala wọn náà ni pé kí ni àwọn ìpìlẹ̀ dáwà salafiyya fẹ́ tó sì tán láti tẹ̀lé táwọn salafu wà lórí ẹn tó tọ́ so kí so aláwọ̀kọ́ ah, òun náà ni pé tahqiqul ubudiyyati lillahi wahda ká fi ìjọsìn rẹ̀ fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo tawhid Ọlọ́run Ọba so wa tajridu tawhidillah àti kí a jọsìn fọ́lọ́wọ́ bá nìkan ah, annabi sallallahu alaihi wasallam ẹni tá máa tẹ̀lé tó ipé tó bá ti ní ṣe báyìí táàmà tẹ̀lé táà ní tẹ̀lé lómi táà ní gbọ́rọ̀ sẹ́lómi lẹ́nu mọ́ òun náà ni annabi sallallahu alaihi wasallam ẹlẹ́kẹta òun ni lùzúmù fahmi salafi salih òun ni ìdúnímà àwọn gbọ́yé àwọn sálàfù rere ìdúnímà àgbọ́yé àwọn sálàfù ẹni rí so ẹlẹ́kẹrin òun náà ni alhadar wa tahdhir ìṣọ́ra àti kíyàn gẹngẹgẹ ma sọ́run yà lọ́ra kó ń bí bídá àtàwọn oníbídá so ẹlẹ́kẹrin òun náà ni pé alwasatiyya kí a wá láàrin wọ̀túnwọ̀sí so láàrin gulu àti jafa láàrin àṣejù àti àṣetó ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni athabat kíyàn dúnrí máa rẹ̀ kíyàn dó lórí rẹ̀ ẹlẹ́ẹ̀keje òun náà ni pé kíyàn al-itilaf kíyàn jọ wà papọ̀ kíyàn wà lórí òdodo papọ̀ kíyàn má ẹlẹ́ẹ̀kẹjọ òun ni kíyàn ju atafarruq kalẹ̀ ìpínyà kíyàn ju kalẹ̀ ẹlẹ́kẹsàn òun ní ìmà ẹlẹ́kẹwà òun ní kí ẹ ma fi ìmà yẹn kí ẹ ma fi síṣẹ́ sí so kí ẹ ma fi ìmà yẹn kí ẹ ma fi síṣẹ́ sí so gbogbo ilé òun ni àwọn usulu as-salafiyya so bá ṣe sí ma rí bá táwọn afá tí wọ́n ma dákọ̀ rẹ̀ nínú àwọn tíra náà ni wọ́n na ń bẹ̀nu afá mi o lè dákọ̀ usulu salafiyya pé mẹ́kànlá ni ẹlòmí lè sọ pé mẹ́rin ni kọ́lá ẹlòmí wọn sọ pé mẹ́ta ni pé aláwọ̀kọ́ tahqiqul ubudiyyati lillah wa tadridu tabati lirrasul wọ́n kó méjì sápá kan ẹlẹ́kẹta nuzumi fahmi salafi walhadaru min albid'ati walmubtadi'in ẹlẹ́kẹjì ni so ẹlẹ́kẹta ni pé nuzumi aljama'a wa nabdhi alfirqati waljama'at so ní pé kíyàn mọ́dún ní ma jama'a kíyàn sí ju àwọn ìpé àtàwọn jama'a rẹ̀ kọ́lá in bẹnu ọdọ́ ìpé ibi mẹ́ta yìí nìkan náà wọn ni usulu salafiyya wa so yìí sí bẹnu àwọn afá tí wọ́n ka àwọn usulu salafiyya wọ́n ka wọn pé mẹ́wàá gbàmí márùn so gbogbo ilé gbogbo ẹ̀ náà o gbogbo ìkankan náà ìkankan náà ni gbogbo ẹ̀ so a rí pé gbogbo e, àwọn ètò bádákọ mẹ́ta a rí pé àwọn kan ti kókan sínú so àwọn kan ti kókan sínú torí pé níbi kéyàn fi ń bí dáalẹ̀ òun náà ni pé èyàn níbọn bá àwọn ẹlẹ́gbẹ́sẹ̀ àwọn jama'at so ní pé kéyàn fi àwọn bí dáa níbi pé kéyàn má pínyà òun náà ni pé èyàn ó fi gbogbo àwọn jama'at àwọn ẹgbẹ́lẹ̀ àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ àwọn ìjọ náà so tẹ́lẹ̀ tó bá yíwa pé bá wà fábà baji ma ń ṣàlàyé rẹ̀ nínú àwọn tíra wọn so wọ́n fẹ́ wò kílà àwọn ẹ̀rí àwọn ẹ̀rí fún àwọn ìpìlẹ̀ sàlàfíyà yìí kílà àwọn ẹ̀rí fún àwọn ìpìlẹ̀ sàlàfíyà yìí so kílà àwọn ẹ̀rí fún àwọn ẹ̀rí fún àwọn ìpìlẹ̀ aláwọ̀kọ́ òun náà ni pé at-tawhid ni pé ká fi ìjọsìn ká fi nílẹ̀ fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ká má jọ́sìn fún nǹkan àmì gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́wọ́ bá àwọ̀rọ̀ jọ́sìn fún àgbọ̀dọ̀ pé àgbọ̀dọ̀ fi èyí tó kéré jù nínú nǹkan ìran ìjọsìn àgbọ̀dọ̀ fi nílẹ̀ fún wọ́n ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun in dáàlì jẹnu àtàwọn mẹ́yìn àfi kan wá jọsìn fẹ́mì nìkan ṣoṣo sẹ́rì pé níbi ọ̀rọ̀ Sheikh Ibn Baz sọ nìyẹn wọn táwọn so nígbàtà wọn sàlàyé àwọn ẹ̀rí fún tawhid pé òun ni alákọ̀ọ́kọ́ nínú ìpìlẹ̀ salafiyya ẹlẹ́kẹ́jì nínú àwọn ẹ̀rí tí a kà fúnra wa ẹ̀rí pọ̀ gan fún tawhid kọ́lá gbogbo Qur'an ta bá ń kààlá tó kété lẹ̀ ẹ̀rí ni pé ká máa pẹ̀pẹ̀ sí tawhid so gẹ́gẹ́ bí Al-Imam Ibn al-Qayyim ṣe sọ wọ́n ni Allah bá ní wa ma umiru illa kan jọ́sìn jẹ́ hunafa àwọn ẹni jọ́sìn fún Allah ní kan tí wọ́n ní jọ́sìn fún nǹkan wọ́n ni wa yuqimus salah tó sì máa gbẹ́gbẹ́nu dó wa yu'tu zaka ó sì máa yọ zaka wa dhalika dinul qayyim wa eléyìí ni ẹ̀sìn tó gúnrégé ẹ̀sìn tó wà lórí dáadáa so ọlọ́wọ́ bá tún sọ pé wa laqad ba'athna fi kulli ummatin rasula dájúdájú àwa àti gbé dìde ní al'umma kọ̀ọ̀kan rasula òjíṣẹ́ a ní a'budu Allah in ta wọ́n wajitanibu kama pàwọn èèyàn láṣẹ kama joseph ọlọ́wọ́ bá wajitanibu tagut káwọn èèyàn kásí jìnà sí àwọn nǹkan táwọn èèyàn joseph yàtọ̀ sọ́lọ́wọ́ bá so àtàwọn ayat ayat ayat ayat tọ́lọ́wọ́ bá fi ń sọ fún wa pé in tọ́lọ́wọ́ bá torí ẹgbà àwọn òjíṣẹ́ dìde onígá kápá pípẹ̀ lọ sí tawhid so dáwà alákọ̀ọ́kọ́ nìyẹn so bákanáà nínú hadith abdullahi bin abbas lọ́wọ́ nù sahihain pé mu'adh bin jabal radiyallahu anhu ní pé annabi sallallahu alaihi wasallam sọ fún nígbà tó fẹ́ gbé lọ tí annabi gbé dìde lọ sí yemen ní pé annabi sọ pé innaka sata'ti qauman ahla kitab ní pé ìwọ ó lọ bá wọn yẹ̀kẹ́ tí wọ́n jẹ́ àwọn ahlul kitab àwọn tọ́lọ́wọ́ bá ti fún ní tíra tẹ́lẹ̀ so nínú riwaya mi ó ní innaka sata'ti qauman min ahlil kitab wọ́n fa idha ji'tahum tó bá ti wá bá wọn fad'uhum ila an yashhadu an la ilaha illallah pè wọ́n sí bí kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àfi Ọlọ́run Ọba Allah nìkan ṣoṣo wa anna muhammadan rasulullah àti pé muhammadu òjíṣẹ́ Ọlọ́run Ọba ni fa inhum ata'u laka bidhalik ẹmọ wa nabi anabi sallallahu alaihi wasallam kọ́kọ́ pè wọ́n sí bí pé kama jọsí fún kakami ma àtọ̀sọ́lọ́run Ọba ibi tí dáwà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ibi tí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn so èyí ó kọ́kọ́ pé àwọn èèyàn sí tawhid tawhid Ọlọ́run Ọba ìpìlẹ̀ dáwà salafiyya nìyẹn so in tí wọn ó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí yẹn bá fẹ́ salafi òun náà ni pé èyí ó sáfọ̀mọ́ ẹ̀sìn fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo wọ́n ni lẹ́yìn ìgbà tán bá wá gbọ́rọ̀ sí olẹ́nu tán ní pé àwọn oníjọ́sí fún kẹ́kẹ́ mí yàtọ̀ sọ́nà ọba so àkọ́kọ́ fọ́ nkẹ́ mọ́ àkọ́kọ́ fọ́lẹ̀ mọ́ so àtàkìlíyà tó kọ́bílá àtàkìlíyà àtàkìlíyà kọ́bílá àtàkìlíyà àkọ́kọ́ kó dọ̀ ti jáde ká tó gbọ́n pàntí tó wà nílé iná ẹ̀kọ́ sí ọ̀yà àwọn kẹta tó fẹ́ fi bitifá ilé ẹ̀rọ sí tí ẹni tó bá wọ lè yíò pé sí yíò pé lè mú fáì kò ní láláì rò bẹ́ẹ̀ so àtàkìlíyà àkọ́kọ́ purify na kọ́kọ́ fẹ́ bọ́lẹ̀ kọ́bílà tàhìlíyà síwájú kó tó wá máa sẹ̀sọ́ so àtàkìlíyà tó kọ́bílà tàhìlíyà so àníbìsà lọ́sánà pàwọn láti pé kán àníṣẹ́ ẹ̀kọ́kọ́ fẹ́ bọ́lẹ̀ Mu'adh in tó kọ́kọ́ sọ fún wọn in tán bá ti kọ́kọ́ tó bá yí pé wọ́n gba yẹn ní kó tó lọ sí mi wọ́n ni pé kan fẹ́ bọ́lẹ̀ gbogbo tí wọ́n ń ṣe tán jọ́sìn fún àtọ̀sọ́nà ọba ká fílẹ̀ lẹ́yìn náà kan wọ́n gba go go stop stop so anẹ́bì sallallahu alaihi wasallam ni wọ́n ni fa in hum ata'u li dhalik laka bi dhalik fa akhbirhum wọ́n ní fún wọn rò anna Allaha qad farada alayhim khamsu salawat ìpé ọlọ́wọ́ bá wá ṣe ìrun márùn lé wọn lórí ẹ wò anábi sallallahu alaihi wasallam anábi ní àkọ́kọ́ jẹ́ ká máa kírun tó bá ti ń kírun fún ọba máa pé òsàtán pé tó bá ti ń kírun tó bá padà yá wà máa gbà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìyẹn náà wà láàárẹ̀ pé ẹ́sọ̀ fún kọmọ kírùn ní pé à ní pé kèkírùn pẹ̀ ní pé àkọ́kọ́ àwọn lọ bá ń lé ní pé ẹmọ kírùn ẹni tẹ́ sọ pé kọmọ kírùn yìí gan ẹlẹ́bọ ni òun jálàbí sámọ́ ni ìjẹ́ ọkọ́ sọ fún ni pé kọ́kọ́ fi jálàbí lẹ̀ lẹ̀ jùpájú sẹ́lẹ̀ so ọmọ kírùn náà lẹ́yìn gbáyẹn fa akhbiruhum anna allaha qad farada alayhim khamsu salawat lẹ́yìn náà wá fún wọn rò pé Ọlọ́run bá ti ṣe ìrun márùn lé wọn lọ́ranyàn fi kulli yawmin wa layla ní àwọn ọjọ́ àtọ̀rú wọn wọn فإنهم أطاعوا لك بذلك وانت بات اليوم بلي فإياك وكرائم أموالهم تبات اليوم نبي إليو níbi pé ó ma yọ zaka lọ́dọ̀ wọn wọ́n ní fa iyyaka wa karaima amwalihim ó wá dọ̀ mọ́kọ̀ àyàn sí fìtínà ní pé ó dọwọ́ rẹ̀ má mú èyí tó lọ́lá jù nínú dúkìá àwọn èèyàn ẹfẹ́ yọ zaka ń sìn àni àà àkómi ma ń ma 100 yìí òun gangan la fẹ́ gbà alájì òun lafẹ́ gbà nù kan ní wọ́n ni fa iyyaka wa kara'ima amwalihim wọ́n ni ó dọ̀wọ́ rẹ̀ kó wọ́n mọ̀ mú èyí tó lọ́lá jù nù dúkìá wọn kèsí wá sí pé ìdọ̀tí náà ni yóò tún wá sàfọ́nà pé àwọn ẹran tó ti gé lẹ́sẹ̀ ní mẹ́bí yóò sàtá àwọn ẹran tó ti yàyàkúyà àwọn ẹran tó láìsàn lára pé àwọn ilé ìlàfẹ́ fi ọ̀sà kàlà so kalla wọ́n ni wattaqi da'wata al-mazlum àwọn níbi yáni a bẹ̀rù èpè bẹ̀rù àdúrà ẹni tí yàn sábòsí fún ọ bẹ̀rù àdúrà ẹni tí yàn sábòsí fún ọ ni fa innahu laysa baynahu wa bayna Allahi hijab wọ́n torí pé kò sí láàrin rẹ̀ àti láàrin ba gàgá kankan bẹ̀ so hadithi yóò wà Bukhari àti Muslim so mahallu shahidi wa ni pé èyí tí yàn wọ́n kó pẹ̀ sí òun náà ni at-tawhid so so a sì sí kàfún wa náà níbi ọ̀rọ̀ Sheikh bin Baz pé nígbà tó wọ́n bí Sheikh bin Baz pé kí láwọn ìpìlẹ̀ dáwà salafiyya tó wọ́n sọ pé tó wọ́n ka hadithi pé ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam marratayn marratan yasuqu dhil majazi wa huwa yunadi bi a'la sawtihi níbi ànábì sallallahu alaihi wasallam pariwo pẹ̀lú ohun rẹ̀ tó ga jùlọ pé ya ayyuhan nas nípe yẹn yau qulu la ilaha illallah tuflihu nípe ẹ sọ pé la ilaha illallah ẹ jèrè ẹ láà so ta bá fẹ́ là ibi tá àkọ́kọ́ lọ òun náà ni pé kíni tawhid àkọ́kọ́ àwọn èèyàn tawhid aláwọ̀kọ́ nìyàn so ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ìtẹ̀lé annabi wa muhammad sallallahu alaihi wasallam so kí láwọn yẹ̀rí fún ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ìpìlẹ̀ salafiyya yìí Allah bá sọ pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùwàbó òdodo la tuqaddimu bayna yadayi Allahi ẹ má ma síwájú Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ má wattaqullah ẹ sì páyà Ọlọ́run Ọba inna Allaha so àyà yìí Ọlọ́run Ọba fi ń kọ́ṣà àwọn olùgbàgbọ́ ní pé lẹ́yìn ìgbà tá nàbí bá tó gbẹ́sẹ̀ ní kẹ́ tó gbẹ́sẹ̀ tó bá tó sọ ní kẹ́ tó gbẹ́sẹ̀ kẹ́ tó tẹ̀lé kìí ṣe pé ẹ ti máa kọ́kọ́ ṣe ẹ máa wò pé kílùkọ rẹ̀ ẹ ká lè rí so wọ́n ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala tún sọ pé kul ati'u allaha wa rasula ọlọ́wọ́ bá sọ pé sọ fún wọn ní pé ẹ máa tẹ̀lé ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ fa in tawallaw tẹ́ so àwọn tó ń takò súnnà ń sì tán sọ pé kò sí tí ń jáde tó ń takò Imam Bukhari tó àwọn kama gbá ní pé tọ́ laqad ra'aytu fil manami layla so èyàn òkò sí nẹ́sì ọlọ́ọ̀bá wọ́n ni ọlọ́ọ̀bá sọ pé wa arsalnaka linnasi rasula in ta torí ẹ̀rọ sáwọn èèyàn ni pé kó jíjíṣẹ́ fún wọn wa kafa billahi shahida ọlọ́ọ̀bá sì tó ní olùjẹ́rì wọ́n ni man yuti'i Allah ẹwù bí Ọlọ́run bá ti tó ìtẹ̀lé Ọlọ́run bá máa tó jíṣẹ́ ẹni tó bá ń gbọ́rọ̀ só jíṣẹ́ lẹ́nu fàkọ́dẹ́ àtọ́ àlọ́ha ìwúrẹ́ ni bẹ́ẹ̀ ti gbọ́rọ̀ sọ́lọ́run bá lẹ́nu wa man tawalla ẹni tó bá gúnrí fama arsalnaka alayhim hafiza a fi ọ́ ṣe olùsọ́lé wọn lórí fi wọ́lẹ̀ ń bọ̀ wá idha qada Allahu nípé tọ́nà ọba wa rasuluhu àtòjíṣẹ́ rẹ̀ tán bá ti parí alamari idha qada Allahu wa rasuluhu amran tí ọ̀nà ọba àtòjíṣẹ́ rẹ̀ tán bá ti dájọ́ bí alamari an yakuna lahumul khiyaratu min amrihim kan hatu wọn ní opinion kan hmm, agbọ́ ní agbọ́ òjíṣẹ́ ọ̀nà ọba sọ ah, eh, so wọ́n ni wa ma kana lil mu'minin wọ́n ní kò sí fún mùmìnì wala mu'mina àbí mùmìnà lóbìnrin idha qada Allahu wa rasuluhu amra ọlọ́ọ̀bá ní nígbà tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ tán bá ti dájọ́ bí alámẹ̀rí an yakuna lahumul khiyara kan wọ́n ma ní opinion ọdọ́ ẹmọ wo àdánwò àwọn èèyàn àwọn èèyàn wọ́n rí hadith ní tánàbí sọ wọ́n ní hadith wọ́n tó pọ̀ ṣùgbọ́n there is difference of opinion in tánàbí sọ ní tánàbí mọ̀ pé nǹkan clear gan wọ́n ní eh, hadithi wà tó tọ́ but difference of opinion wà ń bẹ láàrin àwọn àfá ah la hawla wala quwwata illa billah hadithi wà ìwọ́ tó wọ́n sọ pé difference of opinion wà ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n tó wọ́n wò pé à ah, òun ní ẹlákùn mo ní tí mo fẹ́ sọ lè eh, mo ti gbọ́ eh, salamu alaikum mo la ilaha illallah tó bá ti ní tó fẹ́ sọ lé tí ò jọmọ́ tán nàbí sọ àgbàwọlé kọ́kọ́ dákẹ́ náà ní tó fẹ́ sọ lọ́rí mọ́lẹ̀ kọ́kọ́ tẹ̀lé tán nàbí sọ wọ́n ni alimamu shafi'in sọ pé ajima al-muslimun àwọn musulmi ẹni wọ́n ti kó papọ̀ ala anna man istabana lahu sunnatun nípa tó wáyé pé sunna kan hàn sí min rasulillahi sallallahu ní pé kò tọ́ fún kó fi ilẹ̀ lọ síbi ọ̀rọ̀ ẹlòmí gbogbo ẹni tẹ́ni ọba jẹ lẹ́gbà tí Imam Shafi'i sọ ilé lẹ́gbà tí Imam Shafi'i tó bá ọ̀rọ̀ ìtọ́lọ̀ ọba ń sọ mú pé à ah, ní pé an yakuna lahumul khiyaratu min amrihim ní pé káwọn mùsùlùmí nígbà tọ́lọ́wọ́ bá ti dájọ́ pé tọ́ ẹ̀ tó bá ṣe báyìí ni irú nǹkan báyìí báyìí ni wọ́n wò eh, eh, Yusuf Qaradawi sọ pé difference opinion wà ń bẹ̀ ah, kò sí tí ó sí difference opinion lọ́lọ́ Qaradawi tẹ́lẹ̀ Qardawi yóò wé hadithi báyìí yóò rí hadithi annabi sallallahu alaihi wasallam báyìí so yóò sì tún gbé difference of opinion wá hadithi tó clear tí ó ní pé àwọn àfájiyàn ń pa àgbọ́yẹ̀ ń tótọ́ ara wọ̀ èyí tí jùmùhúrù tún wọ́n wà lórí ẹnu yóò sì ní èyí tó fi ṣe pé tíra rẹ̀ tó kọ alhalal wal haram ìkan halala nǹkan lọ ni ìkan halala nǹkan alẹ́bobìnrin lọ́wọ́ sìgá oríṣiríṣi orin in ti sheik sọ́rí fàzán sọ pé àti ìrànwé sí alhalal walharam alhalal walhalal alhalal walhalal so ibi tí kọ́ dọ̀wí náà lára àwọn bí àdánwò kọ̀ dọ̀wí ni pé kò sí tó kàn pẹ̀lú tánàbí so kò sí tó kàn pẹ̀lú tánàbí sọ ẹni kọ̀dọ̀wí àgbà ti mí sọ́rọ̀ lánsọ wọ́n ni an yakuna lahumul khiyaratu min amrihim ní pé wọn ò gbọdọ̀ ní opinion kọ̀kẹ́mẹ́ tánàbí bá ti sọ̀rọ̀ wọn ni wa man ya'si Allaha wa rasulahu ẹni tí ma wá ń ṣe ọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ fàkọ̀dẹ̀ dalla dalalan mubina ìrìn ibẹ̀ ti sọnù lánù tó hàn gẹ̀rẹ̀ wọ́n ni ọlọ́wọ́ bá tó ń sọ fún wa pé wa ati'u Allaha wa rasulahu ẹ sì máa tẹ̀lé Ọlọ́run Ọba ẹ máa tẹ̀lé Ọlọ́run Ọba ẹ máa bá tún sọ pé يا أيها الذين آمنوا أي الوقود أطيعوا الله وأطيعوا الرسول إما تلو الله با إما تلو جساله وأولي الأمر منكم أتمالا سلاني ألواني فإن تنزعتم في شيء تبوا سفان فاني بنكان tí nkankan tó bá dàrú mọ́ yín lọ́wọ́ tí gbogbo yín tẹ́ẹ̀rí yanjú àbí tẹ́ẹ̀ bá pínyà lórí nkankan ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bọ́ sọ pé à ó gbà báyìí ó gbà báyìí alẹ́sẹ́ báyìí alẹ́sẹ́ báyìí àbí àwọn bitaye ìyapẹnu wà ń bẹ ni Ọlọ́run bá ní farudúhu ila Allahi wa rasul wọ́n ní Ọlọ́run bá ní ẹ̀dá padà lọ́sọ́dọ̀ Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ in kuntum tu'minuna billah tó bá ṣe pé ẹgbàgbọ́ nú Ọlọ́run bá nìyẹn o wal yawmil akhir àti ọjọ́ gbẹ̀yìn dhalika khairun يا أيها الذين آمنوا أيها الوابود دو استجيبوا لله أما برو صلى الله عليه وللرسول أتجسر إذا دعاكم لما يحييكم تي أبان قيسين كتيوف إلمي واعلموا أن الله يحول بين المرء وقلبه أسلم ما كي الله أباو الله أبا in tó ń ṣẹlẹ̀ láàrin èèyàn àti ọkàn rẹ̀ wa annahu ilayhi tuhsharun ọlọ́wọ́ bá sí rí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní ẹ padà sí ọlọ́wọ́ bá tó sọ pé innama kana qawla al-mu'minin ọ̀rọ̀ tí ma ń jáde lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ idha du'u tó bá pè wọ́n ila Allahi lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá wa rasulihi àti lọ́sọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ liyahkuma baynahum ní pé kí ó ọlọ́wọ́ sọ pé waman yuti illaha wa rasulahu wa yakhsha Allah ẹni tó bá wá ń tẹ̀lé Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ tó bẹ̀rù Ọlọ́run bá wa yattaqihi tó sì ń bẹ̀rù Ọlọ́run bá fa ulaika humul faizun irú àwọn ẹni báyìí ni wọ́n jẹ́rì Ọlọ́run bá tún sọ pé wa ma atakumur rasulu fakhudhuhu Ọlọ́run ní in tó jíṣẹ́ bá ti mú wá fún yín ẹ mú wa ma nahakum anhu fantahu in tó bá ti kọ̀ fún yín ẹ jìnà sí so ẹni tó lóhun ní tẹ̀lé Sahih al-Bukhari bóòlù sí wá tẹ̀lé Ànábì

ìbúrú òun ti ka kùránì láti pálí dé pálí kejì òun ti bá rí Ibn Abbas ni wallahi ó wọnú kùránì wọ́n ni bolówà ó ní Ọlọ́run bá sọ pé wa ma atakumu rasulu fakhudhuhu in tó jíṣẹ́ Ọlọ́run bá tó bá mú fún yín tó wá mú wá fún yín ẹ̀dìmú wa ma so haya yìí ni Abdullahi ibn Abbas fi sẹ́yí pé súnnà sẹ́ ẹ wo bọ́lọ́wọ́ bá ṣe ń gbé òjísí ọlọ́wọ́ bá sí the same level pẹ̀lú òun pẹ̀lú ra rẹ̀ níbi pé ká máa tẹ̀lé ànábì bó sì tẹ̀lé ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló sì gbọ́dọ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam torí ànábì wà fọ́ fílì wíṣẹ́ nìkan kan láyé àfi wíṣẹ́ ọlọ́wọ́ bá lọ ọlọ́wọ́ bá tó sọ pé wa ma yantiqu anil hawa ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá tún sọ pé kul in kuntum tuhibbuna Allah ilé annabi sọ fún wa pé tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run bá ń tọ́tọ́ fattabi'uni èmi annabi lẹ gbọdọ̀ máa tẹ̀lé yuhbibkumullah ọlọ́run bó wà nífẹ̀ẹ́ so ẹni tó ń sọ pé òun nífẹ̀ẹ́ ọlọ́run bá àwọn tún fi wọ́n sọ pé àìfẹ́ ah, ọlọ́run bá ní gbà àwọn àsìkiri àsìkiri látara nífẹ̀ẹ́ ọlọ́run bá ẹ̀tẹ̀lẹ́ ànábì tó wáyé pé nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀tẹ̀lẹ́ ànábì sallallahu ọlọ́wọ́n ti ní fala wa rabbika la yu'minun mo búra pẹ̀lú olúwa rẹ̀ sí àníwọn ò tí gbàgbọ́ hatta yuhakkimuka fima shajara baynahum títí tí wọ́n fi sọ di olùdájọ́ níbi gbogbo tó bá bẹ́lẹ̀ láàrin wọn gbogbo tó bá bẹ́lẹ̀ kabiratan aw saghira thumma la yajidu problem kò sọ síta wọ́n pé ìdánpẹ̀ ní harajì ni gbẹ̀tọ́ àyọnú sí ṣùgbọ́n àánú harajan wọ́n gbọ́dọ̀ yọnú sí wọ́n tún gbọ́dọ̀ yọnú sí ìtànàbí dá ó gbọ́dọ̀ yọnú sí ìtànàbí sọ àni thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt lẹ́yìn náà wọn ò ní ní ah, ìnira kankan níbi gbogbo tó bá dálẹ́jọ́ wa yusallimu taslima wọ́n tún wá jù pálẹ̀ pátápátá gbogbo tọ́nà bá tánàbí sallallahu alaihi wasallam tó bá dálẹ́jọ́ fún wọn ibẹ̀ òun nọ́gbọ́dọ̀ jù pálẹ̀ fún so gbogbo àwọn àyà yìí ẹ̀rí ni pé ẹni tó bá fẹ́ lá súnnà nabi ni ó tẹ̀lé o so bákan náà nínú súnnà nabi sallallahu alaihi wasallam gangan fúnra rẹ̀ anábi sọ nínú kullu ummati yadkhuluna aljanna gbogbo al'umma mi ni ó aljanna illa man aba àfẹ́ tó bá sọ pé òun òkọ òun ọlọ́run èmi ò fẹ́ ẹni tó bá sọ bẹ́ẹ̀ pé àfẹ́ tó bá kọ̀ qalu wa man ya aba àwọn sàhábà wọn pé ah, ta ló lè ya ọ̀dánà dé pé yà sọ pé òun ò fẹ́ ẹni qalu man ata'ani anábì ni ẹni tó bá ń tẹ̀lé mi o dakhala aljanna yóò wà aljanna tí ń sọ pé ṣe báyìí tí ó ní àní táwọn bàbá kú lórí ẹ̀lẹ́lẹ́ yìí wọ́n ní fàkọ̀dẹ̀ àbà irọ́ ni bẹ́ẹ̀ ó ti kọ̀ bákanáà nínú hadith annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam sọ pé inú hadith abu huraira ne hadith wa nu inú muwatta al-imam wọ́n ni anábi ni taraktu fikum shay'ayn mo ti fi ilẹ̀ sáàrin yìí nǹkan méjì o lan tadillu ba'dahuma lẹ́yìn àwọn nǹkan yìí tẹ́ bá ti kọjá àwọn nǹkan yìí ẹ̀ ní sọnù ma tamassaktum bihima lẹ́yìn lópin ìgbà tẹ́ bá ti dì wọ́n mú inú àwọn riwaya mi ma tamassaktum bihima yíwa mbẹ̀ inú àwọn riwaya ìwàyà ti mẹ́kọ̀sí mbẹ̀ wọ́n ni wọ́n ni kitab Allah wọ́n jira Allah bá wa sunnati àti sunne mi annabi annabi wa sọ gbólóhùn kan pé walan yatafarraqa àti sunna Allah bá àti tíra súnnà nabi sallallahu alaihi wasallam àti tíra Ọlọ́run Ọba méjèèjì ò ní pínyà méjèèjì ó máa tẹ̀lé ara wọn ni hatta yarudda alayya alhaud títí tí wọ́n fi wá padà wá bá mi méjèèjì ó fi wá padà wá bá mi ní alhaud so wani baka náà nínú hadithi al ibn Ma'di ibn Ma'di Karb wani radiyallahu anhu wani sọ pé ala nípa nabi sallallahu alaihi wasallam sọ pé hadithi wa musnad imam Ahmad àti àwọn Sheikhu Muhammad Nasiruddin Albani wọ́n sahaha rẹ̀ wọ́n ní àtàwọn afámina wọ́n ní ala inni utitu al-Qur'ana wa mithlahu anábi yẹ tẹ́tí ẹgbọ́ wọ́n ti fún mi ní Qur'an wọ́n ti fún mi ní tó jọrú Qur'an wọ́n ní ala inni utitu al-Qur'ana wa mithlahu ma'a wọ́n fún mi ní Qur'an wọ́n sì fún mi ní tó jọ mọ́ Qur'an ma ala yushiku rajulun a ó sì sí kó sí pé ẹnìkan shaba'an ó ti jẹun tán yóò ala arikatihi lórí àgáọlá rẹ̀ wọ́n ni yaqul yóò ma sọ pé alaykum bi hadha al-qur'an qur'an yìí kan ní ilé jimu ani fama wajatum fihi min haramin faharrimuhu in tó bá jẹ́ haram nìkan nínú qur'an ni ẹsẹ ní haram kò sí tó jẹ́ pàwọn anábì kọ́ sàhábà ní ọun ìsọ́lù kàmọ́rọ̀ báwọn yóò ṣe wọ iná ní sòsé lélé ìwà wọ́n ni fama wajatum fihi min haramin faharimuhu in tó bá wà nínú Qur'an tó bá jẹ́ haram nìkan nínú Qur'an ni ẹ̀pẹ̀ ní haram wa inna anábíwá ni o wa inna ma harrama rasulullah in tó jí sí ọlọ́wọ́ bá tó bá pẹ̀ ní haram kama harrama Allah ó dà gẹ́gẹ́ bí nǹkan tọ́lọ́wọ́ bá bá ní haram náà Allahu akbar ala la yahilu lakumul himarul ahli anábí wọ́n sọ àwọn nǹkan tí kò tọ́ fún wọn anábí ni a ah, ràkúnmí jẹ́ ilé tí ṣe domestic donkey àwọn donkey inú gbó anábi ni ràkúnmí ilé ò fún ah kẹ́tẹ́kẹ́tẹ́ ilé so donkey wé kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ò tọ́ kún yóò wala kullu dhi nabin mina siba' àti gbogbo àwọn ẹranko tó bá ti ní náà èyàn ọgàn tó bá ti ní kanáyìn so ní pé à ah, èyí tí mo bá kọ̀ fún yín ṣe ó dàbí ìgbà tó kọ̀ fún yìí hadithi wa náà Abu Dawud at-Tirmidhi al-Hakim al-Ahmad al-Bayhaqi àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ al-Imam al-Albani wọ́n sì sahaha rẹ̀ àtàwọn mẹ́rin nínú àwọn afẹ́ aládìí bákan náà inú hadithi Abi Rafi' hadithi owanu Musnad Imam Ahmad àti Abu Dawud at-Tirmidhi Ibn Majah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n gba hadithi wa isnad àwọn olùmọ́sọ̀ haha rẹ̀ wọ́n ni Abi Rafi' wọ́n ló sọ pé la alfiyanna ahadukum muttaki'an ala arikatihi amma je kó ṣe pín padà bẹ́ẹ̀ nìkan nú yí tí ó jòkó lórí àgá rẹ̀ wọ́n ni ya'tihi al-amru min amri alamari kan nínú àṣẹ kan nínú àṣẹ mi yóò wá bá mimma umirtu bihi nínú àwọn mimma amartu bihi nínú àwọn nǹkan tí mo pàṣẹ rẹ̀ aw nahaytu anhu àbí nǹkan tí mo kọ̀ pé ká má ṣe la adri wọ́n ni èmi ò mẹ́rẹ̀ járe kò sí tó kàmí pẹ̀lẹ́lẹ́yìí ma wajadna fi kitabillahi ittaba'nahu nígbé ní tàbá bá nú tí ọlọ́wọ́ bá làwọn tẹ̀lé o wa illa fala tí ó bá ti sínbẹ̀ àwọ̀ tẹ̀lé so àwọn ilé ìyàwọn Qur'ani jù náà tí wọ́n fi súnnà nabi sallallahu alaihi wasallam tí wọ́n fi nílẹ̀ wọ́n tẹ̀lé nabi sallallahu alaihi wasallam irun wọ́n sì pọ̀lá òjò wa ó pọ̀lá òjò wa gan lára wọn ni mudillu markaz so tó mọ̀ sàṣàyàn tó bá wọn nú eh, kílòkọrì nínú súnnà nabi sallallahu alaihi wasallam so àti alákùnrin àbáyíjẹ́ so wọ́n ni an abi musa radiyallahu anhu látọ̀ da abu musa wani kọ́nà kó bá inú sí wani annabi sallallahu alaihi wasallam sọ pé innama mathali àpẹẹrẹ mi o wa mathalu ma ba'athani Allahu bihi àti àpẹẹrẹ tọ́lọ́wọ́ ọba torí ẹgbẹ́ mi dìde ka mathali rajulin wọ́n rẹ̀ bí èyàn kan ni ata qawman ó lọ bá wọn èyàn bí àìnáyì mo ráwọn ọmọ ogun tí wọ́n pẹ̀lú ojú mi méjèèjì wa inni ana nadhiru al-uryan anábíwa ní ẹ̀rí mi ò èmi ni a kìlọ̀ tó wà ní òhò tí a kúté bá fẹ́ káwọn yẹn gbọ́n tó ń sọ èyàn rí pé ah kí ní iye eh, kí ní lágbára gan an-nadhiru al-uryan pé ẹ tó fẹ́ kí lọ ka fáwọn yẹn wá rò fáwọn yẹn ní gbọ́ pé àwọn ọmọ ogun bọ̀ wá láti ẹ̀yìn àpáta ó bọ́ra ìsí òhò yóò àwọn fi án sọ rẹ̀ so ilé ìmọ̀ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá but kò sínú àwọn dá ìpèpè islamu so kò sínú àwọn kòkò islam tó rán àti ríro ẹ̀ náà lẹ́yìn láyé lónìí ó ti ń ṣẹlẹ̀ láyé lónìí ọ̀dọ̀ àwọn islamic feminist tó ń fẹ́ fi àwọn kankan rẹ̀lẹ̀ tó wọ́n bọ́ra wọn sí òhò pé ah, ara so àtoríṣìíríṣìí àtoríṣìíríṣìí àwọn ìbó tẹ mọ́ ń lò dáadáa nínú àwọn <clears throat> ọ̀nà táwọn fi ń gba akátánfẹ́ ni àwọn Germany àwọn Europe wọ́n bọ́ra wọn sí òhò pé kí la fẹ́ ìkàbá ìlàfẹ́ afẹ́ kó right obìnrin àwọn obìnrin àbọ́ra tí wọ́n máa rìn títí wallahi yahsulu hadha eléyìn ṣẹlẹ̀ dáadáa so eléyìí ò sí nínú àwọn ojú ọ̀nà dáwà torí ó lè padà wá kò sí tí ò ní padà ṣẹlẹ̀ ó lè padà wá àwọn ìyàkà tó ń tún ní àbí àwọn tó máa fẹ́ ṣe protest kára àwọn so eléyìí kò sínú wasailu da'wa àwọn ọ̀nà tí a fi ń pèpè sójú ọ̀nà Ọlọ́run bá sànábì mú alápẹ̀rẹ̀ wọ́n ni wa inni ana nadhirul uryan wọ́n ni èrí mi o èmi ànẹ́bì sallallahu alaihi wasallam mú da gẹ́gẹ́ bí olùkìlọ̀ ní tó ń kìlọ̀ fáwọn èèyàn ní òhò wọ́n ni fa najá annajá anábi ni kíyàn ọlá ọlá ibi tó wà wọ́n ni wọ́n ni fa'ata'ahu ta'ifatu min qawmihi fa'adlaju wọ́n ni àwọn èèyàn kan wọ́n tẹ̀lé nínú àwọn èèyàn rẹ̀ wọ́n bá lá fantalaqu ala mahlihim fanaju wọ́n ni wọ́n rìnrìn òru wọ́n ní yoru wọ́n ní fa'ata'ahu ta'ifatu min qawmihi fa'adlaju àwọn èèyàn kan tẹ̀lé wọ́n bá bá ní yoru pé ah ìjásá kó ń bí táwọn tàti ń bọ̀ wáyìí wọ́n ni fàntọ́lákò ala mahlihim wọ́n ni lórí ojú ọ̀nà wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn fanajaw wọn bá láà wọ́n ni wà kẹ́zàbà ta'ifatun minhum àwọn yakun gbáwọlé wọ́n pè nírọ́ eh, fa'asbahu eh, makanahum wọ́n ni wọ́n dó wọ́n bá pa wọn wajtahahum wọ́n sì wọ́n pa wọn rẹ́ wa dhalika mithlu man ata'ani Ànábì sallallahu alaihi wasallam sọ pé irú àwọn ẹni tí ó bá tẹ̀lé mi ni àwọn tó bá tẹ̀lé mi wọ́n ni fattabi'u ma ji'tu bihi ó wá ń tẹ̀lé tí mo torí ẹ̀gbẹ́ mi dìde àbí tí mo mú wá wa mathalu man 'asani àpẹẹrẹ tí ma ń ṣe èmi Ànábì tí ó gbọ́rọ̀ sí mi Ànábì lẹ́nu wa kadhdhaba bima ji'tu bihi àtó pè ní rọ́ ó ní sahih al-Bukhari o sahih hadith annabi o lálàáfíà ya annabi ta annabi so wọlé wọ́n ní àpẹẹrẹ ẹni tó pé tí wọ́n gbé mi dìde nínú òdodo àpẹẹrẹ rẹ̀ ní hadithi wà ní Bukhari àti Muslim bákanáà an Abi Najih hadithun azim يعني باري بن ساري لبا حديثي رضي الله عنه قلنا قبا ينسوني قال أني وعظنا رسول الله صلى الله عليه وسلم وجيسوا أبا أسواسي هو موعظة نواسي توسي بليغة واسي تدوغنغو وولمي وجلت منها القلوب أو كجمري لا درواسية وضرفت منها العيون أو ينسكم ونفقلنا أواني آه يا رسول الله إنه جيسي لهم أبا كأنها موعظة مودع ó dà gẹ́gẹ́ bí ìgbà pé ọ̀rọ̀ tó fi ń dágbére fún wa lélẹ̀ wá sí dágbére fún wa lélẹ̀ wọ́n ni fa'ausina alimarioma ìrìn nabi fún wa mara ẹ ma gbọ́ mara in ta nabi fẹ́ ikan wà lórí ẹ̀ tó ń bá lọ anabi

Ànábì ní ẹni tó bá sẹ̀mí lẹ́yìn nínú yóò fasayara ikhtilafan kathira yóò padà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínyà Ànábì ní fa alaykum bi sunnati ó dọwọ́ yín pẹ̀lú súnnà mi o in tó jọ́nà yẹn lórí yín ni pẹ̀lú súnnà mi annabi ojú ọ̀nà mi annabi ni kẹ́ dún ní ma annabi wá dún bẹ́ annabi ni wa súnnà ti khulafa ir-rashidin àwọn tí wọ́n mẹ́nà anábi ni àádọ́ aléha bin nawajid ẹgbàmú ẹbújẹ súnnẹ̀mí anábi yìí kìí ṣe pé ìtẹ́kàn fọwọ́ yẹpẹrẹ mú o tẹ bá fẹ́ láà súnnẹ̀mí anábi yìí ẹni láti bújẹ pẹ̀lú àwọn eyín tó wà ń parí kẹyìn ni gbogbo ẹni tó wá fẹ́ jàgbà lẹ́yìn yóò mọ̀ pé ikú nìkan ló lè gbà gbogbo àdádálẹ̀ ànú ni ẹwọ́n tán nàbí sallallahu alaihi wasallam so a sàké sí níbi kírọ̀bọ̀ níbi hadithi hadithi Irbar bin Sariya hadithi tó tóbi gan táwọn afá tó ma ń pàkíyè sí bí hadithi tó ṣe ṣe pàtàkì tó insha Allah ayi túbọ̀ tún wọ hadithi ní àgbàtàbà tún wọ ìkannu àwọn ìpìlẹ̀ mi nínú àwọn ìpìlẹ̀ nínú àwọn ìpìlẹ̀ salafiyya àwọn òpó salafiyya so inṣáàlá tún wo hadithi ya tuntun ka fúnra wa so anábi nífa inna kulla bid'atin dalalah torí gbogbo bídá annoni so gbogbo àwọn hadithi àtàwọn ayata ti ka fún wa yìí ó fi hàn òkú wa pé súnnà ìtẹ̀lé súnnà òpó kan ni fún gbogbo ẹni tó bá fẹ́ là òpó múlẹ̀ lónú fún gbogbo mùsùlùmí so in ta n pè ní salafiyya ni in ta n pè ní salafiyya ni salafiyya ni ìpìlẹ̀ kejì nínú àwọn ìpìlẹ̀ salafiyya lélẹ̀ نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى بعد نواصل أليك continue so àwọn kan tó jọmọ́ àwọn ẹ̀rí fún àwọn ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì ni ní àwọn ìpìlẹ̀ sàlàfíyà pé á tọ́ mo fẹ́ sí sàlàfíyà lódodo èmi ò mọ ìpìlẹ̀ rẹ̀ ni so nínú àwọn ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta ta ṣàlàyé fún wa náà ni pé òun náà ni àgbọ́yé àwọn sálàf kí ẹ ma fi dèrà rẹ̀ ẹbí Sheikh Al-Albani náà sì sọ so so àgbọ́yé àwọn salaf kí ẹ ma fi dẹ̀rẹ̀ ní gbogbo ọgbà gbogbo tí ẹ ma fẹ́ gbọ́yé so kí láwọn ẹ̀rí fẹ́lẹ̀ sí èèyàn lè àbí àwọn àfálókàn rí pé tọ ẹjá dé àwọn èèyàn mẹ́lẹ̀ o ara in tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ń fẹ́ lọ́dọ̀ wa ni in tá jahadu bi amwalihim wa anfusihim ọlọ́wọ́ bá ń yí àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn àwọn tó jagun pẹ̀lú nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ní ẹ̀rí òjíṣẹ́ láwọn báwọ̀ àtàwọn tó gbàgbọ́ pẹ̀lú rẹ̀ jahadu bi amwalihim wọ́n jagun pẹ̀lú dúkìá wọn wa anfusihim àti pẹ̀lú ẹ̀mí wọn ọlọ́wọ́ ni wa ulaika lahumul khairat irú àwọn ẹni yìí ni wọ́n ní dáadáa wa ulaika humul muflihun irú àwọn ẹni yìí ni wọ́n jèrè Allah bá tún sọ pé was-sabiquna al-awwalun ẹ̀rá àwọn ẹni síwájú min al-muhajirin wal ansar inú àwọn muhajirun àti àwọn ansar walladhina taba'uhum bi ihsan ẹwà wọn tọ́lá bá sọ mí àtàwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa so túnmọ̀ pé ojú ọ̀nà àwọn sálàfù yẹn ojú àwọn sálàfù sí àwọn sàhábà sí àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam والذين تبعوهم بإحسان أتي بقبان طبعا تلم وقالوا دادا وني رضي الله عنهم ورضوا عنهم الله أبا ينسي وباسن يعونا ينسي رابا وني وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا الله أبا سيكي سيكالي فوا الجنة سيكي يوم سن لبيري أمودو وما خالدين فيها أبدا وما بنوا للغبير اليوم ذلك الفوز العظيم إليني success tó ga jùlọ eléyìí ni èrìnjẹ tó ga so ẹwọ bọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala bó sí ń pè wá sí ojú ọ̀nà àwọn sahaba kódà ọlọ́wọ́ bá tún máa pé annabi sallallahu alaihi wasallam ga pé ó dún ní máa àwọn sahaba rẹ̀ ọlọ́wọ́ bá ń sọ fún annabi sallallahu alaihi wasallam ní suratul kahf pé wasbir nafsaka fún bilgadati wal ashi láàrọ̀ àti ní ọ̀rọ̀lẹ́ yuriduna wajha tí wọ́n wá ojú rí Ọlọ́run ba wala ta'du aynaka anhum ó gbọ́dọ̀ gbójú rẹ̀ kó lọ́dọ̀ wọn so Ọlọ́run ba subhanahu wa ta'ala tún pa nabi sallallahu alaihi wasallam ní àṣẹ pé àwọn ẹni tí wọ́n rántí Ọlọ́run ba yìí tó ń pèpè sójọ́nà laqad radiyallahu 'anil mu'minin ọlọ́run ni àníṣẹ́ pàápàá mo ti yọ́nú sáwọn olùgbàgbọ́ so àwọn wà ní mu'minin tọ́lọ́wọ́ bá gbà mí ọlọ́bẹ̀ ni idh yubayi'unaka tahta ash-shajara àwọn mu'minin nígbà tí wọ́n fún ọ ní tí wọ́n búra fún annabi sallallahu alaihi wasallam tí wọ́n fún tahta ash-shajara ọlọ́ọ̀bá ní fa'alima ma fi qulubihim ọlọ́ọ̀bá mímọ̀ tí ń bẹ lọ́kọ̀ wọn so ọlọ́ọ̀bá tó zaka tí ń bẹ lọ́kà wọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àgbọ́yé táwọn sọ̀hábà nabi fi gbọ́yé yẹn àwọn tọ́lọ́ọ̀bá yọ́nú sí tọ́lọ́ọ̀bá yọ́nú sí wọn àwọn lágbọ́dọ̀ tẹ̀lé báwọn afáìsìn bá sì ṣe máa ń sàlàyé gbogbo àwọn àyà yìí ni pé ọlọ́wọ́ bó máa ń sọ gbogbo eléyìí fún wa nìkan kíkà sí gbọ́nà bá ń sọ fún apẹ́tọ̀ tí wọ́n nù ó ara nítorí pé ulaika alladhina hadahumullah fàbíhùdáhùn mọ̀kọ̀tẹ́lì ní pé ọlọ́wọ́ bá ń sàlàyé àwọn tọ́lọ́wọ́ bá tọ́ sọ́nà ìmọ̀nà tí wọ́n náà wá ní kẹfì síkín kẹma fi ṣe mẹ́nà kèsí pọ́lọ́wọ́ bá kàn sọ ìtàn fún ọ pé kò ma wá gbọ́tàn tó bá gbọ́tàn tẹ́ kọ wá sí tó wọ̀ ara o so ọlọ́wọ́ bá ń sọ gbogbo àwọn kan yìí fún wa pé àwọn tọ́lọ́wọ́ bá yọ́nú sí ni ẹ min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn gbà tí òdodo ọ̀nẹ́mà tó ti hàn sí wa yattabi'a ghayra sabilil mu'minin ìwà ń tẹ̀lé tó yàtọ̀ sójú ọ̀nà àwọn mu'mini wallihi ma tawalla adájọ́ rẹ̀ kọ́ tó dájọ́ ara rẹ̀ kọ́ wa nuslihi jahannam a sì ti bọnú wọn lè jahannam wa sa'at masira ó sì burú ọ̀rọ̀ Sheikh ọba tó gbọ́n gẹni ọlọ́run ọba lọba tó gbọ́n jùlọ kò sí kò sẹ́ni tó gbọ́n tó ọlọ́run ọba ọlọ́run ọba sọ pé wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda ọlọ́run ọba máa ti dún bẹ́ẹ̀ nkẹ̀yìn tó bá ń yapa nẹ́bí lẹ́yìn ìgbà tó dòdó ti hàn sí ọlọ́run bá tó wá fi nǹkan mí sí wa yattabi' ghayra sabilil mu'minin ó sì ń tẹ̀lé tó yàtọ̀ sí ojú ọ̀nà قد أثنى الله تبارك وتعالى على أصحاب رسول الله في القرآن الله أباه أتنيا صحابة النبي صحابة جيش الله أبانينا القرآن والتوراة والإنجيل أتنين التوراة إنجيل وني أدوا إلينا سنن رسول الله صلى الله عليه وسلم àwọn ènìyàn ni wọ́n gbà fún wa àwọn ìṣesí annabi sallallahu alaihi wasallam wọ́n ni wa shahadu alwahi àwọn ènìyàn gani wahi ìwọ sí mẹ́gbà tó sọ̀kalẹ̀ wọ́n ni ah, yunazzilu alayhi wọ́n ni wọ́n jẹ́rì wáhí tí ń sọ kalẹ̀ lórí annabi sallallahu alaihi wasallam báyìí fa'alimu ma arad wọ́n mọ̀ tọ́nà ọba gbà lérò wa arafu sunnata wọ́n sì mọ̀ sunna annabi sallallahu alaihi wasallam wa hum fi kulli ilmin àwọn sahaba annabi sallallahu alaihi wọ́n jù wá lọ níbi gbogbo mọ̀ wa wara'in àti níbi àráyésá wa wọ́n ni wa ara'uhum àwọn ìròrí àwọn sahaba ahmadu ohun ó ní ẹ̀yìn wa awla ó sì lọ́lá bina fún wa min ra'yina ju ìròrí ara wa gangalo yanda anfusina fún ẹ̀mí ara wa wọ́n ni walam an aqawilihim kò wá kó nọ́rọ̀ àwọn sahaba nabi o wa in qala ahaduhum walam yukhalifuhu ghayruhu wani walam takhruj an aqawilihim wọ́n ni kò èyàn sì gbọ́dọ̀ yọkó níbi àwọn ọ̀rọ̀ wọn wa in qala ahaduhum walam yukhalifu ghayruhu akhadhna bi qawlihi wọ́n ni tí ìkannu wọn tó bá sọ̀rọ̀ àwárẹ́ nìkankan tó yapa rẹ̀ wọ́n ni a mú ọ̀rọ̀ rẹ̀ ni so ẹ wo bí àwọn sahaba nabi ṣe bí wọ́n ṣe ní iyì tó bí ọ̀rọ̀ wọn ṣe ní òṣùwọ̀n tó so òun àwọn afá ma ń pè ní qawlu sahabi ọ̀rọ̀ sahaba so ọ̀rọ̀ sahaba pé hujja ni ẹ̀rí ni ọ̀rọ̀ sahaba so nígbàtí ó bá ti yapa nusus àbí nígbàtí ó bá ti yapa àwọn sahaba mi wọ́n ni bákanáà nínú àwọn ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam a rí àwọn orísìírísìí ọ̀rọ̀ tán annabi sallallahu alaihi wasallam fi ń pè ẹka tẹ̀lé inú hadith abdullahi ibn mas'ud tó gbajúmọ̀ anábi ni khairun nasi qarni àwọn èèyàn tó dáa jùlọ àwọn generation mi yíò thumma alladhina yalunahum lẹ́yìn àwọn tó wà lẹ́yìn wọn thumma alladhina yalunahum lẹ́yìn àwọn tó wà lẹ́yìn wọn thumma yaji'u aqwamun lẹ́yìn àwọn èèyàn kan wà tasbiqu shahadatu ahadihim yamina ìkannu wọn ìjẹ́rí rẹ̀ yóò ma síwájú ìbúra rẹ̀ wa yaminuhu shahadata ìbúra rẹ̀ yóò sì ma síwájú ìjẹ́rí rẹ̀ so túnmọ̀ pé yóò ma parọ́ so Ànábì sallallahu alaihi wasallam ẹwọ níbi hadithi ibá Ànábì sọ pé àwọn èèyàn tó àwọn tó dájú nínú àwọn èèyàn khairun nasi qarni tó dájú nínú gbogbo ọmọ èèyàn pátápátá generation rẹ̀ so Ànábì mọ̀ sọ fún wa pé generation ló dájú tí a kàn gbọ́ àní múlò bó láti múlò ó túnmọ̀ pé yí tá fi dájú bákanáà nínú hadithi Abu Musa al-Ash'ari Ànábì sallallahu alaihi sọ pé annujumu amanatun lissamaa àwọn àràwọ̀ tẹ́ rí ọlọ́wọ́ bá fi dè àwọn sánmà mẹ́lẹ̀ ni o ìfẹ̀míbalẹ̀ ló jẹ́ fún sánmà wọ́n ni fa idha dhahabati nujum táwọn àràwọ̀ tó bá ti lọ wọ́n ni ata as-samaa'u amruha alamari sánmà ó padà wá bá nípa pé yóò fàyà idha as-samaa'u inshaqqat wa ana amanatun li ashabi ẹ̀rí mi ìfọ̀kànbalẹ̀ ni mo jẹ́ fún àwọn sàhábà mi àti security mo jẹ́ fún àwọn sàhábà mi fa idha dhahabtu tí bá ti lọ ata ashabi ma yu'adun in tó náà bá ti ṣe ládẹ̀mù fún àwọn mi inú àdánwò tí ó bá wọn yóò wà bá wọn anábi فإذا ذهب أصحابي تاwọn صحابة mi tán bá ti lọ ata ummati ma yu'adun in tọ́lọ́wọ́ bá tó ṣe ládẹ̀wò fún al'umma mi nínú àdánwò yóò wà bá wọn so hadithi wà ní sahihi muslim àti musnad imam ahmad makana nínú hadithi wathila ibn al-asqa radiyallahu anhu wani annabi sallallahu alaihi wasallam sọ pé la tazaluna bi khairin hadithi yi hadithi tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mani ó wà ní musannaf ibn abi shayba حديث غريب صحيح صححه الألباني والشيخ مقبل ابن هادي الوادعي وني النبي صلى الله عليه وسلم حديث واثلة بن الأسقع أنا بني لا تزالون بخير أني نبل لردادو ما دام فيكم من رآني وصاحبني lókùn bá tó bá ń bẹ láàrin yí àwọn tó rí mi àtàwọn tí wọ́n bá mi lògbà tó bá mi ṣe papọ̀ anábìnrin wallahi mo búra pẹ̀lú báwọ̀ la tazaluna bi khairin ẹni yẹ ní gbò tẹ́mà bẹ lórí dáadáa ma dáma fikum marwa'a marwa'ani lókùnbà tó bá ń bẹ láàrin yín ẹni tó rí àwọn tó rí mi wa sahaba man sahabani àtẹni tó bá ṣe tó bá ṣe tó bá lògbà ẹni tó bẹ́mìnà lògbà ó túnmọ̀ pé àwọn tábìrin ni ẹ anábẹni wallahi mo búra pẹ̀lú ọlọ́wọ́ la tazaluna bi khairin ẹni yẹ ni gbolori lada ma dáma fikum man ra'a man ra'a man ra'a ni lókùn ìgbà tó bá ń bẹ lẹ́yìn yóò ẹni tó rí ẹni tó rí ẹni tó rí mi àwọn atba'u tabi'in ni so àwọn generation mẹ́ta yẹn náà nabi sallallahu alaihi wasallam tó dákọ̀ ń bẹ̀rẹ̀ yẹn so ilé ìfihàn wá dandan dandan ni kí ẹ ma lo àgbọ́yé àwọn sálàfù rere àwọn ẹni tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ wọn dáadáa bí hadithi rẹ̀ pé àwọn náà dájú kí náà fi dájú lọ kí ẹ ma padà lọ síbẹ̀ bákanáà nínú so Sheikh al-Albani wọ́n sì sọ̀háhà rẹ̀ wọ́n sọ̀háhà hadithi wọ́n ni hadithun sahihin Ànábì sallallahu alaihi wasallam sọ ẹ máa kọ́ṣe pẹ̀lú àwọn méjì tí wọ́n wà lẹ́yìn mi min ashabi nínú àwọn sahaba mi abi bakirin wa umar abubakir àti umar ẹ máa kọ́ṣe wọn wahtadu bi hadhihi ammar wọ́n ni ẹ sì máa kọ́ṣe ammar wọ́n ni wa tamassaku bi ahdi ibn mas'ud ẹ di in tí ibn mas'ud àbí àdéhùn ni àbí in tí ibn mas'ud wà lórí ẹ̀dìmù so hadithi wa nu tirmidhi Sheikh al-Albani wọ́n sahaha so àwọn olùmọ́sí sọ pé àwọn ẹgbà wá orísìírísìí wà tó sì pé hadithi ó sahih látara rẹ̀ èmì jẹ́ hasan so gbogbo ilé yóò fi hàn wá pé a ní sẹ́ ojú ọ̀nà àwọn sọ̀hábà ní abọ́dọ̀ tẹ̀lé àgbọ́yé àwọn sọ̀hábà lábọ́dọ̀ lò èyí tá ma so kìíkà sí pé lè èyí wà kà ha sórí èyí mọ̀ tún múlò torí lára àdánwò nìyẹn àwọn so bákanáà àwọn sálàfù rere wọn máa pè wá pé àníṣẹ́ ká padà sí bí àgbọ́yé àwọn sálàfù àgbọ́yé àwọn sàhábà àwọn tó tẹ̀lé wọn lórí dáadáa Ibn Mas'ud ma ń sọ pé man kana minkum muta'assiyan gbogbo ẹni tó bá fẹ́ kọ́sẹ̀ yẹn láàrin yóò falyata'assa bi ashabi muhammadin sallallahu alaihi wasallam kó yá kọ́sẹ̀ àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam nínú riwaya mi man kana mustannan ẹni tó bá fẹ́ tẹ̀lé jọ́nà kankan nù yí falyastanna bi man qad mat kó yà tẹ̀lé àwọn tó ti kó ulaika ashabu rasulillahi sallallahu alaihi wasallam àwọn ni àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n ní fa innahum kanu abarwa hadhihi al-ummati quluba àwọn ni wọ́n dá wa ahsanaha halan àwọn ni ṣe sí wọ́n dájú wọ́n àwọn èèyàn kan ni wọ́n ikhtarahumullahu li suhbati nabiyyihi sallallahu alaihi wasallam àbí a lè sọ pé qawman náà qawman ikhtarahumullahu li suhbati nabiyyihi sallallahu alaihi wasallam nígbà àwọn èèyàn kan ni wọ́n ọlọ́wọ́ bá sàwọn aláṣà láti pé kí wọ́n lè bá nabi sallallahu alaihi wasallam kalẹ̀ bá sí wa iqamati dinihi àti kan fẹ̀sí ọlọ́wọ́ bá nílẹ̀ ni fa'arifu lahum fadlahum ẹ maula wọn sahaba fún wọn wa tabi'uhum ẹ tẹ̀lé wọn fi atharihim níbi àwọn kan tán gbé kalẹ̀ tán fi kalẹ̀ fa innahum kanu wallahi ala alhuda almustaqim torí pé àwọn òbúra pẹ̀lú ọlọ́wọ́n bá wọ́n wà lórí ìmọ̀nà tó dórí dé ni Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu wọ́n sọ pé ittaqullaha ya ma'ashara al-qurra tẹ bá dúró dáadáa lórí rẹ̀ laqad subiqtum sabqan ba'idan wọ́n ni a ah, tó wáyé tẹ bá dúró lórí rẹ̀ ẹ̀tì lọ́gán wala in taraktumuhu yaminan wa shimalan tẹ bá wá fílẹ̀ lọ́sọ́tún lọ́sọ́sí laqad dalaltum dalalan ba'idan ẹ̀tì sọnù àbí al-Imam al-Awza'i al-Imam al-Awza'i sọ pé isbir nafsaka ala sunna gbogbo àwọn ẹgbàwà ìlú sí lálàáfíà tààrí inú usulu sunna al-ibana al-shari'a sharhu sunna àbí sharhu usul i'tiqad ti al-Imam al-Lalaka'i sọ pé isbir nafsaka ala sunna ní sunna waqif haythu waqafa alqawm ibi táwọn èèyàn bá dúó sí ní kó dúó sí àwọn èèyàn tó ń sọ bẹ́ẹ̀ àwọn sahaba nabi ni ó àtàntó tẹ̀lé wọn ló jẹ́ dáadáa wa qul bima qalu in ta bá sọ ní kó sọ wa kuffa amma kaffu kóradúó kó bí táwọn náà bá kóradúó wasluk sabila salafaka salih wasluk sabila salafika salih wọ́n ni ojú ọ̀nà àwọn rẹ̀ rírí

wani kullu ibadatin gbogbo ìjọsìn o lam yata'abbad biha ashabu rasulillahi sallallahu alaihi wasallam tó sì pàwọn sahaba nabi sallallahu alaihi wasallam fi jọsìn fọ́lọ́wọ́ ba fala tata'abbadu biha ẹ má fi jọsìn fọ́lọ́wọ́ ba o ni fattakullaha ya ma'sharal qurra ẹbẹ̀rọ ọlọ́wọ́ bá ẹ̀yin olùkankan khudhu tariqa man kana qablakum ẹ mú ojú ọ̀nà àwọn tó ti síwájú yín ẹlẹ́wọ̀nù al'ibana ti ibn battah bákaná ibn mas'ud radiyallahu anhu àbí al-imam al-awza'i al-imam al-awza'i ọ̀rọ̀ al-imam al-awza'i àwọn athar àwọn orípa àtàwọn ẹgbàwá látọ̀dọ̀ àwọn salaf wa in rafadaka an-nas àwọn yóò bá dáwọ́nù pé ah, òun ò mọ̀jú kọ́lá Sha'bi lọ kò mọ̀jú kọ́lá Hasan al-Basri lọ wọ́n ni wa in rafadaka an-nas àwọn èèyàn bá ti yapa wọ́n ni wọn ò bá beautify rẹ̀ wọn ò bá ṣe lọ́sọ̀ọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọn ni fa inna al'amura yanjali alamari ó padà hàn hina yanjali nígbà tó bá hàn wa anta ala tariqin mustaqim ìwọ sì wà lójú ọ̀nà tí ó dúró dédé so eléyìí ni àwọn ẹ̀rí fún àwọn usulu mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú àwọn usulu da'wati salafiyya so àwọn ẹ̀rí pọ̀ àwọn ẹ̀rí pọ̀ àwọn ẹ̀rí pọ̀ Ibn Aun àwọn afá wọ́n tún ma ń sàdúwà fáwọn tó bá dún nínú ojú ọ̀nà sálàf Ibn Aun sọ pé nínú ìbádẹ́nà ni Ibn Battah wọ́n ni rahimallahu rajulan kọ́nà ọba kó kẹ́ alákùnrin kan lazima hadha al-athar tó dún nínú wọ́n ni kódà kò kò bá àwọn ojú ọ̀nà tó wà lórí èyí kò bá jẹ́ kó slow kó mọ̀ rí àyíbá pé àwọn òsì òun òsì so ah, ẹgbà àwọn sálàfù pọ̀ gan àti ọ̀rọ̀ pọ̀ gan àwọn ẹ̀rí pọ̀ gan nínú Qur'an nínú sunna nabi sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ àwọn ẹni síwájú pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìpìlẹ̀ salafiyya ni at-tawhid ìdúnnímọ̀ sunna ìgbọ́ àgbọ́yé pẹ̀lú àgbọ́yé àwọn salaf àwọn èyí tó kó á tẹ̀síwájú lórí wọn láti mú àwọn ẹ̀ríwá fún àwọn ìpìlẹ̀ yìí hada wallahu wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in